وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته So ní last week àwọn kọta sọ wọn náà ni wọ́n ṣàlàyé bismillahir rahmanir rahim fún wa so wọ́n ṣàlàyé nǹkan tí ismu jẹ́ nǹkan tí lọ́rùn jàrálà ìgbà tó túmọ̀ tàbí pé òun kí ni al-ma'bud àbí so lẹ́yìn yẹn a wá mẹ́ṣọ́ nìkan tí ibi tó ti yọ kẹ́límà allah ìláti al'ilá wọn ti yọ lẹ́yìn yẹn a wá sọ pé ọ̀dá kí wá ní arahman kí ní rahim gbogbo yẹn náà a mẹ́ṣọ́ sheikh muhammad abdullahab kí ni mọ̀kọ́dímà sheikh muhammad abdullahab wọ́n ni kí ni bismillahir rahmanir rahim den pẹ̀lú nuskọ̀ tó wà lọ́dọ̀ sheikh abdulrahman bin hassan alhamdulillah rabbi alamin ọ̀nà wọn bẹ̀ ẹran tí wọ́n sọ pé nuskọ̀ tó wà lọ́wọ́ wọn pẹ̀lú kọ́tù sheikh muhammad fúnra wọn pé alhamdulillah wọn bẹ̀ náà but àwọn nusak tó kù tí tó kọ́mọ́dá wọn yẹn kò sí alhamdulillah níbẹ̀ kí ló wà ń bẹ̀ bismillah kanáà ni kitabu tawhid ó tí a so kí ni mukaddima sheikh muhammad bismillah nígbà wọn lóṣùkọ́ mi bismillahi rahman rahim àti kí ni alhamdulillah sheikh oh, sẹ́rẹ̀ so mọ́gbọ̀nà Thank you aha so mo ń sọ̀rọ̀ o náà ni pé ah, pé a ṣì wà ní mọ̀kọ́dímà sheikh muhammad bin abdul wahab o náà ni bismillah rahman rahim alhamdulillah rabbil alamin naam abi alhamdulillah so kí wá ní alhamdulillah afá ni pé qala al-musannif rahimahullah ta'ala alhamdulillah pẹ̀lú nuskhọ̀ tó wà lọ́dọ̀ sheikh abdulrahman bin hasan ó tí yà náà tọ́kíwá ní alhamdulillah afáni pé wà ma'anáhu asanáhu bilkalami alaljamil alawajhi ta'azim ìdáná pé ní alhamdulillah ọ̀nà ni asaná kíyàn yin èèyàn ó tí àbí asaná ò ká yin èèyàn to praise somebody bilkalam pẹ̀lú kíni pẹ̀lú gbólóhùn pẹ̀lú statement èyàn gbọ́dọ̀ sọ báyìí ní kó tó lè jẹ́ hamdu tó sì bá wọn alal jamil a máa ṣe sànáwẹ̀ lórí lórí ìkankan àbí lórí èèyàn tó ṣe pé kí ni ó ṣe kí ni ó wà jamil tó rẹwà àbí tó ṣe nǹkan tó rẹwà ó ti àbí ala wajhi ta'zim àmọ́ yóò máa jẹ́ pẹ̀lú pé à ń gbé ẹni ẹ̀ga so hamdu praise tó ní ta'zim ó ti àbí à ń yin èèyàn pẹ̀lú kí ni pẹ̀lú pípa ká gbíga onímí alhamdu so àtànáwú bilkalami alaljamil alawaji ta'zim gẹ́gẹ́ pé a ń pèsè pé ọmọ yìí ọṣí dáadáa kárí a pé a ń pèsè òun náà ilé a ń pèsè pẹ̀lú pé kí ni a ń gbéga ẹmọ̀ ṣeun ó tí àbí o ni hamdu ṣe báyìí àwọn ni pé famawuriduhu níbo ló ti mọ́ jáde wọ́n ní pé famawuriduhu al-lisanu wal-qalb ọkàn àti ahán òun ló mọ́ ń gbé hamdu jáde záyé lórí ahán nìkan ni àrípé ní hamdu záyé ọkàn nìkan ni àrípé ní hamdu so al-lisan wal-qalb ọkàn àti lisan gbúdọ̀ ṣe kátólì pé kí ni hamdu àwọn ni pé wà ṣúkúrú wọ́n fẹ́ sọ yàtọ̀ tó wà láàrin hamdu àti ṣúkúrú ó ti wọ́n ni pé wà ṣúkúrú ká dúpẹ́ yakunu bil lisani wal janani wal arkan pé ṣúkúrù òun máa ń wà lórí kíni lórí lisan lórí ahán wal janan àti ọkàn janan òun náà ni ọkàn wal janan wal arkan àti kíni lórí apá that is àwọn limbs that is iṣẹ́ ó ti hamdu ọkàn àti yàní ahán ni tó sì pé kódà kò rí ìdíkí iṣẹ́ ẹ̀kan kí n tó sọ pé mo ti hamdu ó ti àbí bọ̀ ṣúkúrú iṣẹ́ mọ́wàá bẹ̀nà kátó lè pè ní ṣúkúrú ó ti yé so ibi tí hamdu mọ́ jáde níbo alisan walqalb níbo ni ṣúkúrú mọ́ jáde alisan alqalbu wakini waljawarih ó ti àbí ibi báyìí ni eh, ṣúkúrú mọ́ jáde so that's the first difference tó wà láàrin ṣúkúrú àti hamdu afáà ni pé fahuwa a'ammu min alhamdi muta'allaqa so wọ́n ni based on this angle a sọ pé ṣúkúrù òun wà mọ́ ó wà wáídà scope ẹ̀ṣẹ́ kìíní ó wà wáídà ju yàní hamdu lọ láti angu pé kí ní láti bọ́lọ́ tí mọ́ jáde ó jẹ́ àbí láti bọ́lọ́ tí mọ́ jáde ó ta alákọ̀ mọ́ kíni ó wà connected mọ́ kíni ẹ̀wọ̀n pé hamdu wà connected mọ́ ahọ́n àti kíni ọkàn ṣúkúrù ó wà connected mọ́ kíni ahọ́n ọkàn àti ara náà so wọ́n ní pé ṣúkúrù first difference ó wà láì ṣúkúrù àti hamdulillah pé ṣúkúrù òun wà scope níbi nǹkan tó connect mọ́ ó wà wider compared to hamdu ó tí àbí wọ́n ní pé wà àkọ́sù sábàbà àmọ́ wọ́n ní pé ṣúkúrù ó tún wà more specific láti angle mi ṣúkúrù wà more specific ju Uh, yani hamdu láti angumi kí ni anguna láti sábàb kí ni nǹkan tó máa ń fa ṣúkúrù so nǹkan tó máa ń fa ṣúkúrù ó yàtọ̀ sí nǹkan tó máa ń fa hamdu ó tí àbí so nǹkan tó máa ń fa ṣúkùrù kí ni wọ́n ní pé lè annahu yakunu fi muqabalati ni'ma so a máa ń ṣe ṣúkùrù láti fi láti fi pàdé ni'ma kan tó ṣẹlẹ̀ síyàn ó tí àbí ṣúkùrù a máa ń ṣe a máa ń ṣe torí pé a rí ni'ma kan tó ṣẹlẹ̀ láti ṣe ni mo wá dúpẹ́ ṣúkúrù ni wọ́n wá ní pé walhamdu àámù sábàbà hamdu òun wá wà wáídà ju ṣúkúrù lọ láti angu sababu ó ti bá wọ́n ní pé hamdu òun wà wáídà ó wà mọ́ encompassing ju ṣúkúrù lọ láti angu kíni sababu kí ló mọ́ ń fa hamdu wà àkọ́sù màwúrídá àmá ibi tó ti máa ń jáde ó wà more specific ju ṣúkúrù lọ so ṣúkúrù níbo tí wọ́n jáde alisan aljanan wal arkan níbo ni hamdu wọ́n jáde alisan wal qalb so ẹ̀rí pé yàní hamdu ó wà more specific ju ṣukurọ̀ láti ibi tó ti mọ́ jáde ó ti yàbí àmọ́ in terms of kí ló mọ́ ń fa hamdu hamdu wà more general ju ṣukurọ̀ torí pé ní annahu yakunu fi muqabalati ni'mati wa ghayriha hamdu ó máa ń ṣẹlẹ̀ torí ni'ma àti nǹkan míì náà bóyá wọ́n ṣe bóyá wọ́n ṣe nǹkan fún yàn á ṣe hamdu nǹkan tó jẹ́ èèyàn wò pé nǹkan tó da ni á ṣe hamdu tó ayé pé nǹkan míì náà ló ṣẹlẹ̀ náà á ṣe hamdu náà láì musiba ló ṣẹlẹ̀ sí yàn náà á ṣe sọ pé ni á ṣe hamdu náà ni bọ̀ ṣukuru torí ni'ma làwọn ṣe ṣukuru ó ti yàbí so nǹkan tó máa ń fa hamdu sábàbù rẹ̀ ni'ima àti nǹkan tí èsè ni'ima but ṣúkúrú ni nìkan ló máa ń fa ṣúkúrú so meaning that wọ́n ní pé fa baynahuma umumun wa khususun wajhiyun so based on that a sọ pé hamdu àti ṣúkúrú láti angu kan ìkan wà more general jù ìkan láti angu míì ìkan wà more specific ju ìmí lọ òun ni nǹkan tó gbàdé pẹ̀lú pé fàbẹ̀ ìnáhùn má rùmúmún ọkùnsùn wàjìhì ámún mi wájìhìn kọ́ọ̀sùn mi wájìhìn then ìkejì náà òun náà ámún mi wájìhìn kọ́ọ̀sùn mi wájìhìn so ìkan wà more specific ju ìkan lọ láti wájú kan láti angle kan ìkan wà more general ju ìkan lọ láti angle mi ó tí àbí fàbẹ̀ ìnáhùn má rùmúmún wàkùsùsùn wàjìhìn wọ́n ní pé yẹ̀ṣẹ̀mì àánìfì ìmádàtì wọ́n máa ń pàdé níbi àyíkan bí ọ̀rọ̀ ní'mà wọ́n máa ń pàdé wàyàn fáìdò kúlù wà hìdí àìlà àkọ̀rọ̀ fi máa dà wọ́n dẹ̀ wọ́n jẹ́ kí wọ́n yàtọ̀ síra wọn níbi ibòmí bí kíni bí pé hamdu ní'mà àti àti kínápé àti gọ́ìrù ní'mà ni ló mọ́ ṣẹlẹ̀ sí dẹ́n láti dẹ́n ti ṣúkúrù wọ́n pàdé níbi pé lisan àti janan kolbu ó tí bá wọn ibi tán ti yàtọ̀ ṣúkúrù ó tún ní arkan ó ní aljawari ó tí àbí so wọ́n pàdé níbi àwọn àyí kan níbi àwọn àyí mìíràn ó ti kí ni wọ́n yàtọ̀ so ilé ìbáṣùn tó wọ́n sọ̀rọ̀ nípa kí ni yàtọ̀ tó wà láì ṣúkúrù àti hamdu so hamdu yẹn ọlá hamdu oníbọ̀lọ́ tí wọ́n jáde alisan walqolbu bákan náà a wa fi ghairi an-ni'ma a ma ṣe tí níma bá ṣẹlẹ̀ síwá tí musulma bá ṣẹlẹ̀ síwá náà a ma ṣe hamdu náà unlike shukuru tó yí pé ni'ma nìkan náà láti mọ́ ṣe kí ni láti mọ́ ṣe shukuru fún Allah subhanahu wa ta'ala iya ti yari náà lẹ́gbà tí a ti wọ́n ti ṣe wọ́n ti ṣe ta'arifu kí náà pè ní alhamdulillah kí ló kù qala al-musannif rahimahullah ìyẹn tó kọ tíra ó ní wa sallallahu ala muhammadin wa ala alihi wa sallam afani pé asahu ma kila fi ma'na salati llahi ala abdihi wọ́n ní pé nǹkan tó correct jù nípa ìtumọ̀ salatu llahi ala abdi that is tọ́lọ̀ bá fẹ́ sọ̀lá wá sí lórí ẹrú rẹ̀ tàbá ní pé kọ́lọ̀ bá ṣe sọ̀lá lórí ẹrú rẹ̀ ó ti bá wọn nǹkan tó correct jù nípa ma'ana nípa ìtumọ̀ salatullah ala abdihi wọ́n ní pé ma zakarahu al-bukhari rahimahullahu ta'ala an abi la'aliya ìkan tí bukhari sọ rahimahullah látọ̀dọ̀ abu la'aliya kí ni abu la'aliya sọ ó ní pé salatullahi sana'uhu alayhi inda al-mala'ika tabari pé salatullahi tabari sallallahu ala muhammad kí la ń ṣe ń bẹ́ẹ̀ à ń tọrọ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe sana'u lórí Muhammad kó ṣe kíni kó pírẹ́jì ànẹ́bì ìndà màláìka lọ́dọ̀ kíni àwọn màláìka tòótọ́ wá ní pé kọ́nà bá a ṣe sọ̀lá fún ẹni yìí kí náà sọ ń bẹ̀ ìgbádà sọ wí kíni kọ́nà bá wa pírẹ́jì ẹni yìí ní àwùjọ àwọn torí ni pé kọ́nà mọ dárúkọ èèyàn so òun ni máa náà sọ̀lá yàní àrà àdìhì even though àwọn màá nínú wọn tí wọ́n ti pé wọ́n ti pé ìgbà míì wọ́n ti pé sanáwó náà wọ́n náà ni pé arahma ti bẹ́ẹ̀ lọ́bà in reality àsọ̀látò lọ́wọ́ náà ni kí ni o òun náà ni sanáwó lọ́rí àlà abdin indan malaika ìyẹn ti yàbí àwọn ni pé wà kọ̀rọ̀rọ̀hu ibn al-qayyim rahimahullahu ta'ala wà nasọ̀rọ̀hu fi kìtàbẹ́yì jalahul afham wà bàdáyì olfawaid wọ́n ní pé ọ̀rọ̀ tí àbúrò alì àsọ yìí òun náà lè Ibn Qayyim náà àfẹ́m pé òun ló corrected níbi kódà ó tún ran yàní gbólóhùn ó ràn lọ́wọ́ pé òun ló corrected níbi tíra méjì tí tọ́kọ òun náà ní kí ni Jala'ul Afham àti Bada'i'u al-Fawaid so wọ́n ní pé kultu yàní Sheikh Abdurrahman bin Hasan so nǹkan tí mo sọ àbí nǹkan tí mo fẹ́ sọ òun náà ní pé wa qad yuradu biha ad-du'a àmọ́ táwọn sọ pé as-salatu náà a lè a lè gbádùn à lérò pẹ̀lú rẹ̀ ó ti tàbá kẹ́lìmà sọ̀látù blọ́ àbí sọ̀látù gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n ní pé a lè gba àdùá lérò pẹ̀lú rẹ̀ ó ti so a lè gba àdùá lérò pẹ̀lú rẹ̀ kàmáàkì musnad gẹ́gẹ́ bá ṣe rí ní musnad imam ahmad ana aliyin marfu'a hadisi kan tó alátọ̀dọ̀ ali pé pé ó dọ́dà nẹ́bì wọ́n ní ما دام في مصلاه اللهم اغفر له اللهم ارحمه so ní pé níbi muslim imam ahmad ari hadithi kan tó rílẹ̀ yari tarihi iná wani bukhari na muslim so hadithi yìí wọ́n ní pé almalaika tó àwọn malaika wọ́n mọ́ ṣe kíni wọ́n mọ́ ṣe sọ láti sí lórí ẹnìkan nínú yín tó ṣe pé ma dáma fi musọ́lá tó bá remain as long as pé ó rí mi níbi tó ti kírun musọ́lá tó ti kírun ó wá rí mi níbẹ̀ kí náà mọ́ ń sọ allahumma firlahu ìwọ náà dáríjì allahumma arhamu ìwọ náà bá kẹ́ ìrẹ́rìtì dùá lílé àbí dùá ní gini pẹ̀lá skẹ́límà tó sọ́lé ní àdébìnrin báyìí so ní ìdájọ́ aiki wọ́n látọ̀dọ̀ àmàláìka yóò mọ̀ túnmọ̀ kíni al wa tó àti mọ́mí wa sallallahu ala muhammadin ó tí àbí pé a ń tọ́rọ àtọ́dọ̀ allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ni kó yà nẹ́bì ní àwùjọ àwọn malaika tọ́ wọ́n ni pé ibi tọ́wọ́ sọ pé wà ala alihi afá ni pé ai atba'ihi ai atba'ihi that is àwọn tí wọ́n ń ṣe ìtẹ̀lé fún annabi sallallahu alaihi wasallam àti wọ́n ṣe ìtẹ̀lé fún annabi aladini ní ẹ̀sìn annabi onímìnì wà láàrí ní ìbáyìí àti fámílì ni o àti èdè ìṣe fámílì as long as pé ó ṣàn ṣe ìtẹ̀lé fún annabi lórí ẹ̀sìn tó gbé wá so wọ́n ní pé wà láàádà so lórí nǹkan ta sọ fayashmalu sahabata wa ghayruhum minal mu'minin ó tí àbí so yóò mọ kó sínú àwọn sọ̀hábà àti àwọn ẹlòmíì ó ti àti àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ mùmìní tó ilé ò ní kó gbogbo family ànábì o èyàn tí èyí ṣe mùmìní nínú àwọn family ànábì ó ti wà kò kó sí yàní wàhálà àríhì ó ti àbí so ahlul nabi ah, ahlul nabi yahumu atba'u millatihi ahlul nabi ahlul nabi yìí humu atba'u millatihi ó ti àbí so wọ́n pè ahalun nabiyyi humu atba'u millatihi min al'ajimi wa sudani wal arabi ahalun nabiyyi humu atba'u millatihi min al'ajimi wa sudani wal arabi لو لم يكن أهله إلا قرابته صلى المصلي على الطاغي أبي لهب so ahlun nabiyyi humu atba'u millatihi so wọ́n ní pé àwọn fámílì ànẹ́bì ọ̀rẹ́ ìta ni àwọn tó ṣe pé wọ́n ṣe ìtẹ̀lé fún ànẹ́bì níbi ẹ̀sìn rẹ̀ ahlun nabiyyi humu atba'u millatihi minal aajim kò báyìí pé kìí ṣe lárúbáwá wa sudani àbí ọmọ áfíríkà ni ọmọ tó ẹ̀yẹ̀ tó dúdú ni wà láàárọ́bí àbí ó jẹ́lábáwá ó sàṣe ìtẹ̀lé fún ẹ̀sìn ànẹ́bí àbí khalas òun là ń pè ní kí ni ahlun nabi ó tí àbí wọ́n ní pé láúlam yakun ahluhu illa kọ̀rọ̀bátà tó wá ṣe pé tó wá ṣe nìkan náà ni yàní òun ni ahlun nabi tó wá ṣe pé fámílì ànẹ́bí nìkan náà ni ahlun sọ́lá mùsọ́lí àlàtọ́gì àbí láhàbì so èyàn tó bá sọ̀ràwàt lórí àwọn èèyàn yóò mọ̀ padà yóò padà mọ́ ṣe sọ̀ràwàt lórí àtọ́gì èyàn tó rí pé ó tayọ àlà tó jẹ́ abúláhà so láwùlà miyakun ahluhu illa so so èyàn tó bá fẹ́ sí sọ̀làwátì lórí ànẹ́bì yóò padà mọ́ sí sọ̀làwátì lórí èyàn tó tayà tó jẹ́ Abu Lahab ó tayọ àlá ní àtọ́gì ó jẹ́ àmì so ahlun nabiyyi humu atba'u millatihi minal ajami was-sudani wal-arabi ah, law lam yakun ahluhu illa qarabatahu salla al so bí táàsì ọ̀nà nìkí ni family and nebi o ọ̀nà nìkí àwọn tó bá ti ṣe ìtẹ̀lé fún and based on that àwọn sọ̀hábà náà ti kí ni wọ́n kó sínú ẹ̀ àti gbogbo èèyàn tó bá ti ṣe ìtẹ̀lé fún and nebi lórí ẹ̀sìn rẹ̀ ó ti rà rí náà so ilé ni ma'ana wasallahu ala muhammadu wa ala ali wasallam so nǹkan tó kù níbi mọ̀kọ́dímà sheikh muhammad náà ni kẹ́límà àwa wọnú tíra gan fúnra tó sọ pé wàkọ́ọ̀lìhì àti bẹ́ẹ̀ lọ ó ti wọ́n ní pé qala al-musannifu rahimahullah èyàn tó kọ tíra ó sọ pé kìtàbù tawhid afá ní pé masdaru kataba yaktubu kitaban wa kitabatan wa katban ó ti yàrí so wọ́n ní pé kìtàbù ó jẹ́ masdar origin láti bu àbí ó jẹ́ masdaru fún kẹ́límà kataba òun ni origin kataba ó kọ yaktubu yóò kọ kitaban kíkọ wa kitabatan kíkọ náà ni gbogbo ẹ̀ wa katiban kíkọ náà ni gbogbo ẹ̀ so kitaba àti katibu àti kitabun gbogbo ẹ̀ jẹ́ masdaru fún kíni ah, kẹ́límà kataba so katibu wà nínú hadith bí katibi risky ó ti bá wọn bí katibi risiki wà amali àti bẹ́ẹ̀ lọ so katibu tó wọ́n bẹ́ẹ̀ náà masdar ló jẹ́ fún kataba ó ti àbí naam àwọn ni pé wà madaruhu almadatu ala aljama wọ́n ni pé tá wo tá wo nǹkan tí kitabu kó sínú kaf ta ba nǹkan tó bá ń túmọ̀ ọ̀nà ní kí ni aljamu ká kó nǹkan jọ tá bá ti rí pé ká ta ó wà nínú gbólóhùn kan káf wà bẹ́ẹ̀ táwọn bẹ̀ báwọn bẹ̀ ẹ padà máa rí pé yóò mọ ní máa nà pé jam'u ká kó nǹkan sínú wa minhu takattaba banu fulan idha ijtama'u tábà sọ pé takattaba kaza nas ai ijtama'u wọn kójọ nínú alábáwá tàbá ní pé takattaba banu fulan ai ijtama'a banu fulan wọn kójọ ni kẹ́ni ma takattaba torí pé ẹnu ẹ̀tẹ́ bá ti rí káàtà bá nínú gbólóhùn ẹ padà mọ́ ní pé ó nítumọ̀ jámù sínú pẹ̀lú ziyada ni ó tí àbí afá ní pé bákanáà wà alkatibatu kalima alkatibatu a lè jama'atil khoil àwọn ẹṣin tó pọ̀ wọ́n wá jẹ́ kí ni wọ́n wá kójọ oníkẹ́lẹ́mà alkatibatu ma ní pé ah, hunaka katibatun mamana hunaka jama'atu alkhoil afá ní pé wàlìkìtàbàtù bil kọlam tàbá sọ pé alìkìtàbàtù pẹ̀lú kọlam kí náà sọ ń bẹ̀ lìṣtìmá ìkẹlìmáàtì wal huruf torí pé a fẹ́ kójọ àwọn kẹlìmáàtì àti kíni àti huruf ala kulli hal kẹlìmá yàní jábá ti rí àwọn huruf ká tá bá níbi gbólóhùn kan ó mọ nítumọ̀ jamuru kakún kan sínú afá pé wà súnmi yàlìkìtàbù lè jẹ́mì yí ma wú ní àlá so a máa ń pe kìtàbù ní kìtàbù torí pé ó kó sínú nǹkan tán gbé tíra kalẹ̀ fún náà ó jẹ́ àbí nǹkan tán gbé tíra kalẹ̀ fún ó kó kílẹ̀ sínú wọn láti pè ní kí ni kìtàbù tàbá ní pé kìtàbù fíkìfì torí pé ó kó so yóò mọ ní ma'ana jamu'u sínú ó tí àbí afá ní pé tó àti wà àti magana pẹ̀lú kitab báyìí min haithu lugha tó kí at-tawhid so even though wọn sọ ní báyìí but lughatan at-tawhid wọn ni kíni ó jẹ́ masdar fún wahada kelima tawhid ó jẹ́ masdar fún kíni wahada yuwahidu tawhidan bí kaffara yukaffiru تكفيرا بيسلم يسلم تسليما وتيابي بيخرج يخرج تخريجا so tawhid náà wáhada yuwahidu tawhidan ta wá ní pé wáhada ay i'taqadahu wahidan kalima wáhada kí ló túmọ̀ i'taqadahu wàhídà that is ó rí nǹkan pé nǹkan ẹ̀ọ̀kan ni pé kíní ẹ̀ ó rí ní ẹ̀ọ̀kan ó gbà lérò pé kíní ẹ̀ọ̀kan ni kíní ó believe pé kíní ẹ̀ọ̀kan ni tí bá ní pé ìgbà tí mo wo níṣìbá kan ní pé ẹnìkan níṣìbá ó níyàwó mẹ́rin níṣìbá ìmọ́ ní ìgbà tí mo wo ogun wọn wà hátùhùn ó tí àbí ìgbà tí mo wo ìyàwó aláwọ̀kọ́ lóòótọ́ it's a ìyàwólẹ̀ kejì ìyàwólẹ̀ kẹta ìyàwólẹ̀ nígbà tí wọ́n ogun wọn wà hàtú mórí pé gbogbo ẹ̀ẹ̀kan náà gbogbo wọn ó tí àbí so ìtàkọ́dáhù wàhídà káàbìlì pé nǹkan jẹ́ ọ̀kan òun ni wàhádà fi lógọ̀ ó tí àbí àmọ́ fi ṣẹ̀ríà kí ló jẹ́ ó náà ni kí ni ìfrọ́dùlọ́hì tààlà a bìrùbùbìyàtìhì pè ní tawhid níbi ṣẹ̀ríà òun náà ni pé ká bìlífù pé ọlọ́run jẹ́ ọ̀rọ̀ kan òun náà ni ló ní yàní òun ló dìsáàfù rùbíyà nìkan òun ló dìsáàfù olùhíyà nìkan òun náà ló dìsáàfù àwọn orúkọ tó ní àti àwọn ìròyìn tó ní kí ẹ ní that belief pé òun náà nìkan ni ló dìsáàfù àwọn kìíní kò sẹ́lómi ta mọ́ fún ní àwọn kìíní òun ni gíní at-tawhid shara'an afá ni pé ṣe wá ní tawhid yìí sọ yìí nawa'an pé ọ̀nà méjì ló pín sí èyí tàbí ní kíni ọ̀nà mẹ́ta bí ṣẹ́rẹ́ ti rí pé ọ̀nà méjì tápàdà pín sí kò ní yàtọ̀ sí ọ̀nà mẹ́ta tààmù tẹ́lẹ̀ so ó dákẹ́ ẹ̀mọ ilé náà látẹ́yìn bá so ẹ̀ ti mọ̀ nǹkan tán sọ tábájọ pé tàwí kí sọ̀nà méjì torí la mushahata fil istilah la mushahata fil istilah pé àìjà lórí kíni lórí terminologies as long as pé ó ṣàmútùmọ̀ nǹkan tá a fẹ́ wá kàlás òǹgà ní kókó ó ṣàti mútùmọ̀ tá a fẹ́ sòtọ́ bá pè ní méjì àmọ́ nígbàtàwà àwòtán àwọn kàrà rí pé ó padà dìbí mẹ́ta tí àwọn mi sọ kò sí wà lọ́mọ ìṣàlá àwọn tàbá ti rí pé bọ́ ṣe pín kìíní ọwẹ́ fi dáwàlá kalẹ̀ ni ó tí àrí wọ́n ìgbà àwọn kọ̀wàíṣà ló wọ́n sọ pé hakimiyya tí wà ní kí bóyá tẹ́ẹ̀fí bóyá ó ní gẹ̀gẹ̀ tọ́wọ́tọ́ fẹ́ gbàlú pẹ̀lú rẹ̀ kò sí nǹkan tó ṣe lóòtọ́ ọlọ́nà ní okùn nàbí kò sí nǹkan pé al-ibratu bil haqa'iq la bi al-musammayat ṣùgbọ́n táwọn ní pé kí náà lo kíní ẹ̀ fún táìpé dáwà pé wọ́n fẹ́ lo kíní ẹ̀ fún báátìl ànígbà wọlé a gbà pé ọlọ́run nìkan ló ní hukumu àmọ́ tẹ̀símù yìí ànígbà wọlé wà ilá láàmù ìsìlá technologies as long as pé kìí sí pé ọlọ́run ló gbé tàbí ẹ̀kalẹ̀ wọ́tọ́ bá tako tàbí yìí ọtí kó sí nkàlá àtọ́nà pé nǹkan sọ́dá àwọn àfáà mi ó ti bá wọn àdé ìbá ń ka tíra Ibn Qayyim Ibn Taymiyyah náà wà nàmọ́ sọ ó ti yà rí tó kí wáyìí náà wà ní ẹ wọ́n ní pé tawhidun fil ma'arifati wa ithbat tawhid tó ní ṣe pẹ̀lú ma'arifa pé káàmù káàmọ̀ kankan akànfẹ́ mọ̀nà ní alìlmi ọmọ pè ní tàwíhìdù ilmi tàwídé pé afẹ́fìmọ̀ kankan ni ká tó wájé kí ni ká fi kí ní rìnlẹ̀ that's one part of tàwíhìdù wọ́n ni pé wà húwá tàwíhìdù rùbùbíyà ibà ni tàwíhìdù rùbùbíyà kó sí ó tí àrí bákan náà ibẹ̀ náà ni tàwíhìdù asma wa sifat kó sí ọlọ́run náà ni arọ́b bákan náà àwọn asma àti sifáàtì rẹ̀ náà so ibi báyìí kí lọ́fẹ́ kankan mọ̀ ní ìbáyìí akànfẹ́ mọ̀ náà ni tàbá ti wá mọ̀ tán káwá fi rinlẹ̀ pé ó wà lóòtọ́ ó tí àrí káà mọ̀ káwá fi rinlẹ̀ abẹ́ ilé ni tàwíhìdù bí a kó sí àti kí ni tàwíhìdù asma wa ilmi ó ti bá wọn kí náà sọ wọn náà ni eléyìí àbí kan lọ pé tawhidul ma'arifati wal ithbat wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ náà bí ẹgbẹ́ sọ àyíkúra yìí hmm? àwọn ni pé the second tawhidun ni kíni wà tawhidun fi talabi wal qasdi tawhid tó ní ṣe pẹ̀lú talabu wọ́n request pé ká ṣe kankan bẹ́ẹ̀ ó ti àbí intention pé mo fẹ́ ó ti afáni pé lábẹ́ ilé yóò òun náà láti rí tawhidul ilahiyya wal ibada àti tawhidul uluhiyya wọ́n lọ pé tawhidu tọ́lábí wal qasdi so lábẹ́ tawhidu tọ́lábí wal qasdi òun náà ni tawhidul uluhiyya kó sí ìdáwọn then tawhidu al-ma'arifa àbíkà sọ pé at-tawhidul ṣẹ́rí ti tàwíìdù tọ́lábí wọ́n tún sọ pé tàwíìdù tọ́lábí wàlẹ́sìdám tàwíìdù tọ́lábí al'irọ́dì wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ náà ima kan sọ pé alkọ́sẹ̀rẹ̀ kan sọ pé al'irọ́dà tàwíìdù fil tọ́lábí wà tàwíìdù fil irọ́dà wọ́n wá sọ pé àtàwíìdù tọ́lábíyù tàwíìdù tọ́lábíyù al'irọ́dì àbíkọ́ ní pé àtàwíìdù tọ́lábíyù alkọ́sìdì lábẹ́ ilé ìdí tàwíìdù olùhíyà wọlé àbí ká ní pé tawhidul ma'arifat wal ithbat lábẹ́lẹ̀ ní kíni rububiyya àti asma wal sifat kò sí so táwa ní pé tawhid méjì ló kó méjì ní tawhid àwa ní pé tawhidul ilmi àti tawhidu yani at-talabi àti mọ̀ká tó sọ́nbẹ̀ tawhidul ilmi wọ́n ní kíni rububiyya kò sí sí then tawhidu يعني الطلبي الإرادي يعني هناك نوع يعني توحيد الألوهية كوسي وتي أبي نعم even though ká pèsè mẹ́ta yẹn èyí tàbí tẹ́lẹ̀ ó símpù jù lè lọ but nǹkan ní gbogbo sọ ó tí àbí náà àwọn ni pé qala al ibn qayyim rahimahullahu ta'ala wọ́n pé ibn qayyim rahimahullahu ta'ala ó sọ pé ẹmẹgbọ́ wa amma tawhidu yíba ìdákẹ́ àtọ́ṣìtàlá sí àwọn kata fẹ́sọ yíba yìí wa amma tawhidu alladhi da'at ilayhi rusul wa nazalat bihi al-kutub fahuwa naw'an pé tawhid ẹtì bí nǹkan tí a fà ìṣẹ̀lẹ̀ sí báyìí afá àkọ́kọ́ mékì claim na ó wá mú afá tó sọ pọ̀tì kẹtọ́ sọ hakadha yakunu al-ulama tọ sọ nǹkan tó gbé kíní ni ọ̀dẹ̀ mo claim mo make claim kan mi èyí ṣe authority ó ti bá wọn ó yẹ kí ìwá ibi tó ti kì ní ẹ lọ mú wá ó ti àbí gbàtàfà claim ó make claim pé tọ̀rí pín sọ́nà méjì pé tọ̀rí ló lè fà ti kì nìkan kìnìkan ó wá ní pé tọ̀ nǹkan tí mo sọ yí o tí mo ti rí lọ́dọ̀ ibùdó kọ́ yìí kí n kọ́ ìwà sọ ó ní pé tọ̀rí pín sí ọ̀nà méjì tawhidun fil ma'rifati wal ithbat gẹ́gẹ́ bí àwọn ìsọ̀tẹ́rẹ̀ wa ilé àti fútẹ́lẹ̀ afáni pé fal awwal ṣẹ́rí aláwọ̀kọ́ yẹn tó jẹ́ tawhidun fil ma'rifati wa ithbat huwa ithbatu haqiqati dhati rabbi ta'ala òun náà ní kẹ́yìn kí ni kéèyàn rí fi rinlẹ̀ pé ọlọ́run wà dhatu pé ọlọ́run ṣe ó wà wàṣífàtìhì bákanákàrí kí ni ká ṣe ìbátú pé ọlọ́run àwọn iṣẹ́ kan wa asma'i pé ó tún sí kí ni ó ní àwọn orúkọ kan wa takalumihi a bí kútùbí káwà gbà pé ọlọ́run àwọn tíra tí tọ́lọ̀ ránṣẹ́ sí wa gbólóhùn ọlọ́run ní gbogbo ẹ̀ ọlọ́run sọ gbogbo ẹ̀ ni ó tí àbí wa taklimihi liman sha'a min ibadi bákan náà kí ẹ̀ tún gbà pé ọlọ́run bá ìyẹ̀ tó bá ti wù ó bá sọ nínú àwọn ẹrú rẹ̀ wa ithbat wa ithbat umumi qada'i wa qadari bákan náà kí ẹ̀ wá fi rinlẹ̀ pé ọlọ́run ní kọ̀dọ̀ wà kọ́dàrà tí destiny kádàrà wà máa dá wà hukmi àti àti ìdájọ́ Allah gbogbo ẹ̀ kẹ́ẹ̀ fi ṣe kí ni kẹ́ẹ̀ fi rílẹ̀ hukmu àti rí pé ibà ni àwọn tó pé hakimiyya lábẹ́ ilé ìlú ẹ̀kọ́ ìlú ẹ̀kọ́ sí ó tí àbí so eléyìí sì báyìí lo òun ni tá a bá pẹ̀lú ìgbà tá a kà ní ìbàyà láti mọ̀ ní pé rùbùbíyà àti fàá tí wọ́n sábẹ́ ilé láti fi pọ̀ nǹkan tí a fà sọ ó tí àbí tó gbogbo nǹkan tó wà yìí báyìí pé zátù rọ pé òun ni rọ́bù pé ó ní àwọn sifat ó ní àwọn àfààl ó ní àwọn asma wọn kíní nǹkan méjì ló wà bẹ́ẹ̀ rububiyya àti kíní asma wa sifat afá ni pé yàní Ibn Qayyim wá ní pé wa qad afsaha al-Qur'anu an hadha an-naw'i jidda kama fi awwal surati al-hadid tabawo àwọn ayatu bẹ̀rẹ̀ surati al-hadid ó wà ńbẹ̀ huwa al-awwal wal akhir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ un to ka zikini tawhidu at-tawhid fi al-ma'rifa wal ithbat afani pé wa surati toha tabawo àwọn ìbẹ̀rẹ̀ surati toha na amari ar-rahmanu 'ala wa awwal tanzil sajda tabawo ìbẹ̀rẹ̀ sajda náà ó wà mena wa awwal ali imran tabawo ìbẹ̀rẹ̀ ali imran ó wà mena wa suratul ikhlas bi kamali tabawo gbogbo suratul ikhlas láti aya la ko tó fi dé the fourth aya gbogbo tanya lábẹ́ tawhid li tan so yi tawhid la yani afil ma'rifa afá ní pé al the second category tó pé wọ́n ní pé méjì ni second rẹ̀ kí ni ma tadammanathu suratu nǹkan tí súrọ̀ yìí tó kó sínú kí ni súrọ̀ náà qul ya ayyuhal kafirun tó súrọ̀ qul ya ayyuhal kafirun nǹkan tó kó sínú ọ̀nà ló wà níbi tawhidun fi kí ni fi talabi wal qasdi ó

wa qawluhu ta'ala bákan náà nǹkan tí àyà ta fẹ́ ka yìí tó kó sínú náà ó kó tawhidu ẹlẹ́kejì sínú kí ni àyà sọ qul ya ahlal kitab ìwọ Muhammad sọ fún sọ fún àwọn àwọn tó wọ́n ní tí àwọn ahlul kitab sọ fún wọn pé ta'alaw ila kalimatin sawa wá káàjọ káàwà lórí kẹ́límà kan tó pé ó jẹ́ dídí láàrin àwọn méjì bainana wa bainakum kí ni kẹ́límà náà tí ó mọ̀ jọ́ níwá allá na'budu illa Allah pé kò yẹ ká rí kíni kò yẹ ká sin kankan yàfi Allah subhanahu wa ta'ala wala nushrika bihi shay'a bákan náà a gbọ́dọ̀ ṣe bọ́ pẹ̀lú Allah pẹ̀lú nǹkan ọ̀kan báyìí wala yattakhidha ba'duna ba'dan apá kan nínú wa gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí àrùbá gẹ́gẹ́ bí ọlọ́run tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala àgbùdọ̀ mú rọ́bù kan táàmà sí tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala fa in tawallaw ọlọ́wọ́ ní pé ó tí àrí so ayà yìí sọ ìkílókó sínú tàwíìdù al'ilahiyya al'uluhiyya ó tí àrí afá ní pé bákanáà wà áwọ́lù surati tanzilil kitab wà akhiruha so ta bá wo ìbẹ̀rẹ̀ yàní sura eh, ah, tó wà ní ìbẹ̀rẹ̀ Qur'an wọn ni fatiha ó tí àmàrípò kó sínú tàwíìdù ó tí àbí tó fi dé ákírù súrọ̀ yẹn afá ní pé wà áwọ́lù súrọ̀ tí Yunus ìbẹ̀rẹ̀ sọ́tù Yunus náà a mọ̀rí wà wàṣàkú ha àárín sọ́tù Yunus náà ó wà ń bẹ̀ wà ákírù ha ní ẹ́ndì Yunus náà ó wà ń bẹ̀ náà tawhidu ìlàyàtà A'raf wà ákírù ha tàbáwò A'raf tàbáwò ẹ́ndì sọ́tù A'raf a mọ̀rí àwọn kíni tó tọ́ka sí yàrí eléyìí wa jumlatu suratul an'am then most suratul an'am náà a mọ̀ ní pé ó kó tawhid ilahiyya sínú wa ghalibu suratul qur'an then most àwọn suratul qur'an most rẹ̀ ó kó sínú tawhidu yani al-ilahiyya afáni pé bal kódà gan kullu suratin fil qur'an fahiya mutadamminatun li tawhid pé gbogbo sura tó wà qur'an gbogbo ẹ̀dáyá ìmọ̀ kẹma rí tàwídù olùhíyà ń bẹ̀ àbí kẹma rí tàwídù yàní àtọ́làbí tàwídù alìílmì bẹ̀ oní tàwídù rubí àti asma wa sifat ìmọ̀ kẹrí aláwọ̀kọ́ àbí kẹrí ẹlẹ́kẹ̀jì bẹ̀ afá ni pé ṣahidatun bí ẹ máa rí gbogbo àwọn àyá ti yìí ó ń ṣe ṣahada fún kíni fún àwọn tàwídù yìí dáíyàtù yìí kódà ó ń pè wá tàwídù yìí afáni pé fa iná al-qur'an tabawo qur'an imma khabarun anillahi ta'ala a ma ní pé imma kó ṣe pé bóyá ayata ka yìí ó ń fún wa níro nípa allah tabaka ayakan imma kó ṣe pé ó ń fún wa níro nípa allah subhanahu wa ta'ala àti asma'u rẹ̀ àti sifati rẹ̀ àti àwọn iṣẹ́ tó ń ṣe Allah subhanahu wa ta'ala tó ayé pé báyẹ̀ ní o fa huwa at-tawhidul ilmiyyul khabari ìta sọ nísìn so mọ́ pè ní kíni التوحيد العلمي الخبر فوفاني علم nípa Allah tó wọ́n fún ní kọ́bà nípa Allah subhanahu wa ta'ala ó ti yé ìyẹn ni tawhidu rububiyya àti asma sifat kó sí wọ́n pè ní kí ni at-tawhidu al-ilmiyyu al-khabari so ima kẹrí eléyìí àbí kẹrí nǹkan ní kíni kíni ẹ wọ́n ní pé wa imma da'watun ila ibadati wahdahu la sharika lah àbí kárí pé áyà yìí nǹkan tó sọ wá ní kíni pé ká mọ́ ṣẹbọ pẹ̀lú Allah pé ká sí Allah nìkan wà kọ́lì ìmà yu'badu min dunillah àwọn kátà tọ́bá tí ń sìn tọ́tọ̀ sí tawhidu al ilmiyu al khabari àbí at tawhidu asma wa sifat wa kíni tàwíìdù ìrọ̀dí ìlú àtọ́lábí ìyẹn kí tàwíìdù alùlùhíyà afá ni pé wà ìmà amru wa nahyun ìgbà míì nǹkan tá mọ̀rí níbi áyà yẹn ó lẹ́ni kí ni gbólé gbólóhùn yìí nìkan yìí gbogbo eléyìí ó tí àrí wà ìmà amru wa nahyun ìgbà míì wọ́n jẹ́ pé bóyá wọ́n pa aláṣẹkáṣẹ kankan ni àbí wọ́n níbi káfí gẹ́gẹ́ kalẹ̀ níbi áyà yẹn wà ìlzámùn bi ta'atihi a máa rí ti pé wọ́n mọ̀ fọ́sùwà pé agbúrò sí kí ni ṣe ìtẹ̀lé fún Allah subhanahu wa ta'ala wà wà ámìrìhí wà náhì pé ká ṣe tẹ̀lé fún ámúrò Allah àti ká jìnà sí náhì Allah afá ni pé táìpé lè lárí o fàwúwá hukuku tawhid right tawhid ni wọ́n tó bá claim pé ọ̀n ṣe tawhid ó yẹ kọ́ lè ṣúrọ̀ àwọn mú kàmìlá tó ráǹkan tó ṣe kí n tó lẹ́kìtà ọjọ́ pé bọ̀ òun náà ó ní ṣe pẹ̀lú tawhid náà ni ó tí àrí àwọn ní pé wà imma khabarun an ikrami ahli tawhid àbí kó ṣe pé tabaka aya yẹn nǹkan tá a rí ń bẹ̀ òun ni pé ọlọ́run sọ fún wa bó ṣe pán àwọn ahli tawhid lé bó ṣe ọ̀nà wọn wà wà má yukrimuhum bihi fil akhirah yóò wọ́n aṣọ fún wa nǹkan tí yóò fi pọ́n wọn lé ní akhirah tó ẹgbẹ́ lè nàlọ rí afárípẹ́ fahuwa jazau tawhidihi eléyìí ni kíni eléyìí ni fún tawhid òun náà nìkí wà máa fa'ala bihi fi dunya àti nǹkan tọ́lọ̀ ń ṣe fún wọn ní dunya mílẹ̀ nàka nínú àwọn ìjìyà wà máa yahillu bihim fil uqba àti nǹkan tí yóò padà mọ́ ṣẹlẹ̀ sí wọn ní akhirah mílẹ̀ àdá nínú àwọn ìyà táìpé so ta bá wùdá àfihànfà sọ falkur'an kullu fi tawhid gbogbo kur'an tawhid gbogbo ẹ̀ torí pé ta bá ka kur'an kò kọjá nǹkan ta sọ yìí afá ni pé fi tawhid wa hukukihi wa jaza'ihi o ń sọ̀rọ̀ pa tawhid àbí o ń sọ̀rọ̀ pa right tawhid àbí o ń sọ̀rọ̀ pa kíni ìtaha ilé ni ìgbà ìyàn ọ̀rọ̀ inú kan jìtì ìjìjú ó tí àrí so kílọ́mẹ́lú bẹ̀ pí gbogbo Qur'an tawhid ni ìmọ̀ kó jẹ pé ó ń fún wa ní ìrúpa Allah àti àwọn asmáwò rẹ̀ àbí ó ń sọ fún wa pé ẹ má ṣe bọmọ́ àbí ó ń sọ fún wa pé ẹ ṣe nǹkan àbí ẹ má ṣe àbí ó ń sọ fún wa pé àwọn tó ṣe tawhido nǹkan tí wọ́n padà dá sí lélé àbí àwọn tó ṣe dúkù nǹkan tó báyìí ló padà dá gbogbo ilé ó tọ́ka sí pé tawhid náà ni gbogbo ẹ̀ ó tí àrí afá ní pé kọ́lá sheikhul islam sheikhul islam Taymiyyah rahimahullah wọ́n ní pé at-tawhidu alladhi ja'at bihi ar-rusul wọ́n ní pé tawhid tí àwọn òjíṣẹ́ tí wọ́n gbé wá olánikini ibnuwa naam innama yatadammanu ithbata pé ká ṣe bátù ká fi ilẹ̀ pé àlìláhíyà pé ká mọ́ síyàn ọlọ́run nìkan ló ní bí an yashhada an la ilaha illa hu pé a mọ̀ jẹ́rìí pé ọlọ́run nìkan náà ni ló tọ́ sí ìbádà la yu'badu illa iyyah pé a ní sìn kankan yàfi Allah subhanahu ta'ala wa la yutawakkal illa a ní gbá ní kankan yàfi Allah subhanahu ta'ala wà láyí wá ní ìlàlá a ní ṣe ọ̀rẹ́ pẹ̀lú èyàn àti torí Allah subhanahu wa ta'ala wà láyí wá ní ìlà fi a ní ṣọ̀tá pẹ̀lú anybody àti torí tàwídì náà torí Allah subhanahu wa ta'ala tàwídì yìí wà láyí wá ní ìlà lè ajli a ní ṣe kankan àti torí tàwídì yìí إثبات ما أثبته لنفسه من الأسماء والصفات tá a bá sọ pé ká fi ilẹ̀ ìkan tọ́nà bá ti filẹ̀ fúnra rẹ̀ nínú asma àti sifat qala ta'ala alọ́sàn kùránì pé wa ilahukum ilahun wahid ọlọ́run ilẹ̀ pé kí ni o ẹyọ kan ló jẹ́ o tí ta mọ́ sí so àánà àṣìkì ni a fi ilẹ̀ náà ó ti bá wọn la ilaha illa huwa kò sí la ilaha illa huwa arrahman arrahim wọ́n ní pé kò sí ìlàhùn kan mọ́ sí ní òdodo àyàfi Allah ti pé ó jẹ́ Ar-Rahman Ar-Rahim wa qala ta'ala ó tún wá sọ níbi àyà mìíràn wa qala Allahu la tattakhidhu ilahayni ithnayn ọlọ́run sọ fún mi pé la tattakhidhu ẹ má mú ọba ìlà àti ìsìnkátà ń sìn tó so tẹ́ẹ̀ bá lè mú méjì ẹ̀lú mẹ́ta náà nìyẹn àbí ẹ̀lú mẹ́rin náà nìyẹn tẹ́ẹ̀ bá lè mú méjì ẹ̀lú mẹ́ta ìlú mẹ́rin náà nìyẹn àìpẹ́ ọ̀kan náà ní kẹsì kìíní kẹ́ mú innama huwa ilahun wahid ìtorí pé ọlọ́run ẹ̀yọ̀kan náà ni ló wà ó tẹ́gbẹ́ fa iyaya farhabun ibi ni wa qala ta'ala ọlọ́run tó kọ́ sọ pé ẹ̀yọ̀kan náà ló wà tààlà máa ń bẹ̀rù wọ́n ni pé èmi ni ọlọ́run tẹ́ tí mú sọ yẹn ó tí àbí wọ́n kọ́ ni pé ẹ ẹ̀yọ̀kan ní kẹ́ mú o ẹ̀yọ̀kan yẹn náà èmi náà ló yẹ jẹ́ fa iyaya farhabun èmi nìkan nìkan kí ní kẹbẹ̀rù wa qala ta'ala níbi aya mina ọlọ́ ni pé wa man yad'u ma'a Allah ilahan akhar èyàn tó bá pè ọlọ́run mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala la burhana lahu bihi kò ṣe kí ni tí kò dẹ̀ lẹ́rìí fún nǹkan tó ń pè yẹn fa hisabu inda rabbi pé ọlọ́run ni ó ṣe ìṣirò fún ẹni innahu la yuflihul kafirun àwọn tó bá tó bá tó bá jẹ́ kèfèrí wọ́n ní ṣe kíni wọ́n ní yege ṣé eléyìí wá jẹ́rìí fún pé èèyàn tó bá fi ẹ̀sìn Islam kan tí ò bá sin Ọlọ́run bí mùsùlùmí ló jẹ́ kí wá padà sin Ọlọ́run pé ẹ filẹ̀ Ọlọ́run fún yes àyà yìí ó jẹ́ am àmọ́ àti wá rí àwọn hadith tó ń dọ́ka sí pé kódà gan àwọn àyàtì gan náà tó ń dọ́ka change ẹ̀sìn man baddala dinahu faqtuluhu yẹn tó bá tilẹ̀ ṣe ní kí ẹpa so a wà lo àwọn àyàtì yìí wàlìtìnàm àti àwọn àwọn àhàdìsì ká jẹ kí ni ká fi ṣe texis ká fi specify àyà yìí a yí pé kí ló sọ ń bẹ̀ áàkìrọ̀ sọ yìí báyìí ó ti áàkìrọ̀ sọ yìí báyìí pé ọlọ́run máa dájọ́ fún wọn ní áàkìrọ̀ ní o àmọ́ ní dúníà yìí àwọn àìdájọ́ fún wọn ọlọ́run fún alágbàpí ká ṣe bẹ́ẹ̀ so ti yàbí wàkọ́lá tààlà okay na wakọ́lá ta'ala was'al man arsalna min qablika min rusulina aja'alna min duni rahmani alihatan yu'badun ọlọ́run ni pé bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti wá bí fọ́ rẹwọ Muhammad nínú àwọn òjíṣẹ́ wọn lọ́bẹ́ lọ bí gbogbo èèyàn ó tí àbí àwọn òjíṣẹ́ tààrán ni ó àwọn òjíṣẹ́ tààrán là ń sọ ní kìí ṣe àwọn èèyàn tó níta àwọn yìí wọ́n lè wọ́n lè dànkarú o àwọn òjíṣẹ́ tí wọ́n mọ̀kátá ń ṣe oníkan ṣe àjàáìnà mìndónì rahmani aliyatan yu'badun ṣe a gbé àwọn ọlọ́run kan kalẹ̀ táàmà sí tí wátọ̀ sí Allah subhanahu wa ta'ala nǹkan tó sọ ní gini kò rí bẹ́ẹ̀ wa akhbara an kulli nabiyyin min al-anbiya annahum da'awu an-nasa ila ibadati llahi wahdahu la sharika la wọ́n ní pé ọlọ́run tó wá fún wa níro gbogbo ànẹ́bì tí tọ́lọ́run rán pé gbogbo ọ̀tẹ́yẹ wọ́n sọ fún àyàn pé ọlọ́run nìkan ní kẹ́ẹ̀sìn wàkọ́ọ̀lá ọlọ́wà sọ nínú ayà pé kọ̀dẹ̀ kánẹ̀sì lakum uswatun hasanatun fi ibrahim wàlẹ̀dínà máa ìtkọlù lè kọ̀wùmíhì iná bọ̀rọ̀ áhù minkum wa mimma ta'budun min dunillahi kafarna bikum wa bada bainana wa bainakum al'adawa wal baghdha abadan hatta tu'minu billahi wahda ibi aya yi woni be kini o qad kanat lakum uswatun kí ni Ibrahim ṣe àti àwọn tó wà pẹ̀lú Ibrahim náà kí náà ṣe ìkọlù lè kọ́ bí him nígbàtán sọ fáwọn èèyàn wọn pé iná bọ̀rọ̀ ahùnmínkù ajikini o àti fírí ara kó lọ́dọ̀ yín àṣìlára yín mọ́ lóòtọ́ alẹ́jẹ́ fámílì o àmọ́ torí fẹ́ jíṣẹ́ nǹkan tí ó dá àṣìlára yín mọ́ náà wà wa shirk so a mọ̀ ṣe albara'atu min ash-shirki wa ahlihi wa kadhalika a mọ̀ ṣe albara'atu min al-bid'ati wa ahliha ó lè ṣe bàrọ́ kò níbi ṣíríkù kọ́ wọ́n pé àmọ́ àwọn tó lè ṣíríkù ilé fírí wọn abadan ṣe bí àwọn náà àwọn ṣe ṣíríkù yẹn so bóò lọ ṣe fi ṣíríkù kalẹ̀ tó lè fi àwọn ṣíríkù kalẹ̀ wa kadhalika bid'a ẹwọ Ibrahim ní síbáyì wọ́n ní ká ṣe tẹ̀lé fún Ibrahim kí ni Ibrahim àti àwọn tó wà pẹ̀lú ìkẹ́nà ṣe wọ́n fi ara kó níbi ṣíríkù àti àwọn nǹkan tí àwọn tó ń ṣe ṣíríkù náà kí ló wọ́n ní pé àwọn nǹkan tẹ́yìn sí tó sí Allah alikini àti fi ara kún bẹ́ẹ̀ kàfàrúnà àbíkùn lónìí àti dìnáyìn àìsí ẹbí mọ́ àmàrà mọ́ wà bá dáa bẹ̀yìn náà wà bẹ̀yìn àdáwà ọ̀tá walbagdọ́ àti kíni àti hatred ó ti bẹ̀ láàrin láàrin wa báyìí ó ti hàn báyìí yóò mọ́ á lọ abadan hatta tu'minu billahi wahda a máa ṣe bẹ́ẹ̀ lọ tẹ́fàdá aláìfíwá sí àlá nìkan so meaning that àwọn ilé wọn sọ pé hatta tu'minu billahi ó ti wọn sọ pé hatta tu'minu billahi wọ́n fi wahda òun nìkan torí tẹ́ bá sin nǹkan mí sí Allah ẹ wá ń sin Allah ẹ ṣírkù náà nìyẹn ìwọ tó bá sin Allah tó sin kan ima Allah ó di ṣírkù ìwọ bá sin kan mi tó sin Allah ó di ṣírkù náà ìkankan ní gbogbo yín láti sọ pé kí ló islam al-istislam lillahi bi tawhid a jẹ́ kí ni Allah àmọ́ lóhun a ní ṣe islam pẹ̀lú kí ni pẹ̀lú nǹkan mi àbí fún nǹkan mi lọ́ fi gbé kẹ́límà tawhid síbẹ̀ torí pé ní síbáyìí tọ́ bá sọ̀bítà rẹ̀ fún Allah àti nǹkan míì ṣírkù nìyẹn but all ṣe all submit àyẹ̀ fún Allah pẹ̀lú tawhid nìkan náà ni òun nìkan náà ni ó ti dàbí so wọ́n ní pé kí ni o hatta tu'minu billahi wahda ọlọ́run nìkan náà ni ó sì kí ni lọ ma ní iman pẹ̀lú rẹ̀ Allah subhanahu wa ta'ala innakum kanu idha qila lahum la ilaha illa Allah yastakbirun tó máa sọ àwọn mushrikun pé kò sí nǹkan tá a mọ́ ń sìn yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní lóòtọ́ wọ́n ní pé yustakbarun wọ́n sì kíni wọ́n mọ̀ sí gíraga wa yaquluna wọ́n wọ́n sọ fún wa pé a inna latariku aliyatina li sha'iri majnun ṣe a wá fi àwọn nǹkan tá a ń sìn torí olórin kan tó ń pè wèrè ní ṣe a wá fi lẹ́ni ó ti báwọn a ní pé ọlọ́ni kankan ẹ̀sì ẹ̀ṣẹ́ àwà fi àwọn nǹkan tàn sí torí ìwọ wọ Muhammad wọ yìí ó ti yàbí wa hadha fil Qur'an kathir ilé jẹ́kiri ilé ìpọ̀ yìí Qur'an tó ń sọ pé àwọn àyàtì ó kó sínú káṣe ìbátú fún Allah nǹkan tó bá ti ṣe ìbátú fúnra rẹ̀ nínú uluhiyya nínú asma wa sifat àti bẹ́ẹ̀ mujarrada tawhid rububiyya pé rububiyya nìkan náà ni pé Ọlọ́run nìkan náà ni olódáwọn èèyàn òun nìkan náà ni ló mọ́ fún wa ló ń jẹjẹ òun nìkan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tẹ̀bíkì sí mọ́ ń sọ ó ti bá wọn so nǹkan pàdé pé tẹ̀bíkì eh, tẹ̀ kí ni rububiyya afá ní pé wa huwa i'tiqad anna Allaha wahdahu khalaqal alam ṣẹ́lẹ̀ in reality àwọn tẹ̀blík wọ́n mú kí látọ̀dọ̀ àwọn súfì ni tó wípé súfì àwọn nítẹ̀mọ̀ àwọn ibi tẹ̀míyà nǹkan tán sọ nílé apàlàkà inshallah afá ní pé kí lọ́pẹ̀ ní rububiyya òun ni pé kéèyàn ní ìgbàgbọ́ lọ́kàn pé ọlọ́run man yadhunnuhu min ahli kalam wa tasawuf gẹ́gẹ́ bí àwọn tí àwọn ahli kalam àwọn mu'tazila àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ pé àti àwọn tó ṣe súfí náà bọ́ ṣe ń rò wọ́n ní pé wa yadhunnu ha'ula annahum idha athbatu dhalik bid-dalil faqad athbatu ghayat at-tawhid àwọn yìí wọ́n máa ń rò bóyá tán bá ti fi ilẹ̀ pé ọlọ́run nìkan náà ló dáwò èèyàn ó ti bàdá wọ́n ti fi ilẹ̀ ó ti tán wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe gọ́yàtì tawhid wọ́n ti ṣe nǹkan tó jẹ́ ogun níbi tawhid wa annahum idha shahidu hadha wa fanaw fihi laqad fanaw fi gọ́yàtì tawhid wọ́n máa ń rò bóyá tán bá ti jẹ́rìí pé ọlọ́run nìkan náà ló dá àwọn èèyàn tí wọ́n wá kú lórí lórí lórí nǹkan báyẹn wọ́n rò bóyá ونزهه عن كل ما يتنزه عنه وأقر بأنه وحده خالق كل شيء لم يكن واحدا حتى يشهد أن لا إله إلا الله وحده ibi aya ibi ibi ibi báyìí kí ibi tèmi àṣọ ó ní pé tá bá rí arákùnrin kan ní sí báyìí ó wá fi ilẹ̀ pé ọlọ́run ní kí ni àrọ́bù ó tún wá sọ fún wa pé ó ní àwọn sífáàtì ó fi rílẹ̀ ó tún wá fọ́lọ́run mọ́kó níbi àwọn kan tí ọlọ́nkọ̀ àìmọ́kúnbẹ̀ nínú àwọn yàní alébù bákan náà ó tún wá gbà pé òun nìkan ló dá gbogbo nǹkan kí na fà sọ lamyakul muwahida kò tí di ẹ̀ tó ṣe tawhid tí ó fi padà sọ àǹtí tó fi padà sí kí ni tí ó fi padà jẹ́rìí pé Ọlọ́run nìkan la bi anna wahdahu huwa ni ilahul mustahiku lil ibada yóò ó yẹ kó firilẹ̀ pé ọlọ́run nìkan ló lẹ́tọ̀ sí ìjọsìn wa yaltazimu bi ibadati llahi wahdahu la sharika lah bákan náà yóò ṣe kíni yóò mọ yóò mọ mú dáadáa pé ọlọ́run nìkan náà ni ó lẹ́tọ̀ sí ìbádà afá ni pé kíníkíní wal ilah àjọtẹ́lẹ̀ huwa al-ma'lu al-ma'bud torí pé kí lápẹ́dà ìláhù ìgbàtà ń sí náà náà pẹ́dà ìláhù alladhi yastahiqqu al-ibada tó ṣe kíni tó lẹ́tọ̀ sí al-ibada wa laysa huwa al-ilah bi ma'na al-qadir al-khalq ta bá sọ pé nǹkan jẹ́ ìlà nǹkan tá àgbàlérò kan ni pé ó ní kapa lórí àwọn èèyàn àbí ká sọ pé naam fa idha fassara mufassiru al-ilah bi ma'na al-qadir al-ikhtira èèyàn tó bá sọ pé ìláhù nǹkan tó túmọ̀ ó ní èèyàn tó ní kapa láti dá nǹkan kan láti innovate kankan wà àtàkọ̀dà anna hadha huwa akhasu wasfi ilah tó wá rò bóyá eléyìí ni the most specific and the most important aspect of eh, yani ìròyìn Allah subhanahu wa ta'ala wà ja'ala ithbata hadha huwa al-ghayata fi tawhid ó wá sọ ilé di àpé èèyàn tó bá fi ilé ìrìnlẹ̀ ohun gan ló ṣe tawhid kama yaf'alu dhalika man yaf'aluhu man yaf'aluhu bi mutakalimati as-sifatiyya aw sifatiyya afwan so gẹ́gẹ́ bí àwọn tó àwọn ahlul kalam láti ìjọ kan pè ní ìjọ asifatiya wa huwa alladhi yaqulunahu an abil hassan wa atba'i eléyìí ni wọ́n mọ́ ń sọ nípa abul hassan al-ash'ari àti àwọn tó ṣe ìtẹ̀lé fún abul hassan lam ya'rif haqiqat at-tawhid táìpé nǹkan tó ń sọ nílé yìí kò ni tó ṣe pé ó ní kápá láti dá nǹkankan àbí láti create nǹkankan kò tí tàbí tó ṣe pé alladhi ba'atha Allahu bihi rasula èyí tọ́lọ̀ fi rán òjíṣẹ́ rẹ̀ fa inna mushriki al-arab torí pé àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ lágbáwá kanu muqirruna bi anna Allah wahdahu khaliqu kulli shay àwọn náà mọ́ ń pàpé kí ni eh, despite that ààfin mẹ́wọ̀n iṣẹ́ wọ́n iṣẹ́ mushrikun Ọlọ́run sí pé wọ́n ní kí ni mushrikun ọlọ́sọ ní Kùránì pé wà máa yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun wọ́n ní pé qala ta'ifatu mina salaf àwọn sálàfù kan nípa àyà yìí kí náà sọ tas'aluhum man tas'aluhum man khalaqa as-samawati wal ard tó bá bí wọ́n pé ta ló dá yàní as àti al fayakuluna Allah wọ́n mọ̀ wọ́hùn máa hádà yà àbúrú na gbáyìrọ̀ a mọ́ pápọ̀ mẹ́yìn kankata sọ yìí wọ́n sì mọ́ sí nkata Allah subhanahu ta'ala mú fi táì lọ mú fẹ́ káàkiri ayọ̀ rẹ̀ ní tẹ́mí ayé but ẹgbẹ́ tó mẹ́sàn ta'ala tó di táì ló bá ti di next week a continue nǹkan tí gbogbo ọ̀tọ́ sọ yìí báyìí gbogbo ẹ̀táyán ọ̀rẹ́ mi tẹ́mí ayé ó tí àbí so kí ni kàtí mítàrà kàtí àtìkú fún báyìí wọ́n náà ni pé tọ́ bá sọ pé tawhid àrùbíyà wọ́n náà tawhid tó fi rán àwọn òjíṣẹ́ ọ̀wọ̀ tí ìmọ̀ tawhid tí wọ́n fi rán àwọn òjíṣẹ́ torí pé táìpé báyìí ni kí wáyé ìdí tọ́wọ́n fi wá náà òjíṣẹ́ sí àwọn kèfèrí Mákà torí pé nǹkan táwọn náà wà lórí ọ̀nà ìlú àwọn náà gbà pé Ọlọ́run náà ló máa ń dá àwọn èèyàn àmọ́ níbi lọ́ti ní ìṣù olùhíyà tí àgbàlagbà fẹ́ ṣọ́ta àlà so ẹ̀dá tó fẹ́ ṣọ́ta àlà kí kí ṣe bá wáyé jáde ní ṣọ́ta وعليكم السلام نعم نعم الإيمان àwọn apákà inú àwọn sífàtì Allah wọ́n fẹ́ nílẹ̀ bọ̀kí sí gbogbo ẹ̀ bí wọ́n sọ pé mi ò mọ nǹkan tó ń jẹ́ Rahman ó tí àrí nígbàtí wọ́n kọ kíráǹpé tọ́lọ̀ tí wọ́n fẹ́ ṣe sùúrù dè tí adẹ́bí sọ pé bismillahir rahmanir rahim pé tọ́ a máa láwọ́ àmọ́ talóúnjẹ́ rahman ó ti àrí pẹ̀lú ní síbáyà àti wípé wọ́n ti tako ìyẹn but àwọn nǹkan ní wọ́n ṣe kí wọ́n fi ilẹ̀ so a ní sọ pé gbogbo ẹ̀rọ fi ilẹ̀ àmọ́ fi àwọn àsìmọ́ ilẹ̀ ó ti àrí now so question two one so táyé pé wọ́n fi ilẹ̀ ní so kò yẹ kọ́nà tí mo sọ fún wa pé wàlíláì asma husna fad'uhu biha ó tí àrí kìí sí gbogbo ẹ̀nà fi rẹ̀ ó ti yé náà tó kẹ́ṣẹ̀ tó wà tó bá ti kẹ́ṣẹ̀ ẹ̀dọ́dún ìṣọ̀tà àádá tó hádá ọ̀sọ́lọ̀ sálẹ́mà ẹ̀yìn Muhammad wà láàrín sọ̀sálẹ́mà sálẹ́mà alékùn sọ̀tà